والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد adúpẹ́ fún olúwọ bá wa àtọrọ àlékún kí ọlọ́run àti àánú rẹ̀ kọ bá annabuwa muhammad sallallahu alaihi wasallam àti gbogbo àwọn ará ilé annabi àtàwọn sọ̀hábí annabi àtùgbò ẹn tí ń bá ń tẹ̀lé súnà nẹ́bùwa mọ̀hánmàná sallallahu alayhi wasallam tí ó fi dojú alkiyama olùwàmásá kàwà náà kúnnú wọn amin mọ́lá abdọ̀gání rán mi létí nísìn wípé onínú sunday tí ọkàn yóò sù àmá ìgbàtí mọ́mù tí wá bá wa kínú tíra àwọn mọ́ ní àátúmọ̀ díẹ̀ ọwá ẹgbẹ́ rán wa létí wọ́n tó mẹ́nu lẹ́yìn àbákúfẹ́ kan ẹjá ṣe méjèèjì pọ̀ inṣá Allahu ta'ala pàtàkì jùlọ báàbù ya ti mẹ́nu lé ní dárísù ti tọ̀hún yẹn náà táàrí parí ọlọ́mbà ní kí arí báàbù yìí káràlàyé rẹ̀ ṣe kàbí wá bọ́ sí bí bèèrè an ibn Sam'an kó tó kan hadithi Nawas ibn Sam'an yìí radiyallahu anhu ìmọ̀bọ́yá amẹ́nubà ń bí hadithi ta ń tú lọ ń jò ní annabuwa muhammad sallallahu alaihi wasallam ọ sàlàyé nkankan fún wa tó yí pé òun ní ń dàmú ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n fi da ìsin rẹ̀ rúmọ́ lọ́wọ́ dòní tí wọ́n fi sọ ẹlòmí di ẹni tí ẹlákan ẹja gbọ́ntá annabi wí sallallahu alaihi wasallam annabi ni bọ́lọ̀n bá fẹ́ ránṣẹ́ tó fẹ́ ọlọ́run fẹ́ jẹ́ kí ṣẹlẹ̀ kan ṣẹlẹ̀ láyé àti kàbẹ̀rẹ̀ àdíthì nì níjò ní wípé ọ̀wárìrì ó mú gbogbo àwọn màláíkà màláíkà tí ó kọ́kọ́ dìde lẹ́yìn ìbẹ̀rù lẹ́yìn ọ̀wárìrì yìí òun ni màláíkà Jibril wọ́n ma wá bí àwọn yóò ọmọ kí máa dà kọ́ọ́lá rọ̀bùkún kọ́ọ́lá alhàkọ̀ ọ̀kọ́ọ̀lú alhàkọ̀. annabi wá fi ń kúnnù hadith àbí horira lílé yìí o ni fayasma'uha mustariku sami'i fayasma'uha mustariku sami'i sáti kalé yìí eh? eh? ìrọ̀pá kàńjọ ní àjíkà fayasma'uha mustariqu sami'i bàbá sì ti kà náà ọ̀rọ̀ annabi èsúyàn gbọ́ sallallahu alaihi wasallam ẹ̀dàkùn ẹwòye sí mú ní ìntẹ́lòmí tí ọ̀gbádùn ọ̀gbádùn ayé rẹ̀ mọ́ lónìí ní ti torí ó tójú bọlé ó ti wá kó sọ́wọ́ wọn jọ bọ́mọ́ annabi ní bọ́lọ̀ bá fẹ́ sọ iṣẹ́ kan kalẹ̀ ìṣẹ̀lẹ̀ kan fẹ́ ṣẹlẹ̀ tí màláíkà jìbìrìlù gbọ́ yìí táwọn màláíkà yúkọ ọmọ bẹ̀rẹ̀ kí máa dà kọ́ọ́lá rọ̀bùkùn fọ́yẹ̀sìmáìrìhá mustariku sami'i alkùrán alkarim nínú àwọn lágbára àti gun sánmà àmúnibi wọn lè dé ara iṣẹ́ tí wọ́n máa wá ṣe náà ni pé irú iṣẹ́ tọ́lọ̀ ń fẹ́ ẹran kó tó dórí ilẹ̀ yìí mustariqu sam'i àwọn máa jìn gbọ́ látara sẹ́ríkọ̀ olè èyàn ọjàlè ọ̀rọ̀ náà ní jẹ́ mustariqu as-sam'i bá nẹ́bì ti pè wọ́nù òun láyà tí ń bẹnu suratul jinni wa inna kunna naq'udu minha maq'ida lis-sam'i wọ́n a máa lọ jín ọ̀rọ̀ sánmàgbọ́ ìṣẹ́tọ́lọ́run rán màláíkà kó tó di pé màláíkà jìbìrìlù wá jíṣẹ́ lórí ilẹ̀ wọ́n a máa rí díẹ̀ wọ́n a rí jín gbọ́m̀bẹ̀ bí alìjànú tó jí ọ̀rọ̀ gbọ́ ìbá wá jín gbọ́ gbogbo ẹni tí ń pidán gbogbo ẹni tí ń wòsẹ́ gbogbo ẹni tí ń pawọ́dá ọ̀pọ̀lọpọ̀ wọn ní alábàṣepọ̀ ní alìjànú bọ́bá ti wá se pálìjànú ti ẹ̀ lọ́lọ́ se kíni lọ́lọ́ jí ọ̀rọ̀ gbọ́n sánmà anẹ́bì ní wíbẹ́ o ń tó àṣírí ńláńlá fún wa sallallahu alaihi wasallam tó ní wulẹ̀ jẹ́ nìkan ọmọ dàmú rẹ̀ anẹ́bì léyìí tó ti jí gbọ́hun yóò wà fẹ́ síta ní létí alábàáṣe rẹ̀ nínú onídán ológun pé nǹkan bá yóò ṣẹlẹ̀ o àti inú tí a jẹ́gbọ́ wọ́n èé sì rí jẹ́gbọ́ púpọ̀ torí bẹ bá wọnú sọ́rọ̀tù jínní àwọn náà ní níjọ́un ni ọrọ̀rùn káwọn ọmọ jẹ́ ọrọ̀ gbọ́n sánmọ́ o wa anna lamasna samaa fawajadnaha mulihat harasan shadidan wọ̀ṣòhùbà ó sì gbà kan tí ọlọ́run ní kí ògùn náà ọmọ sẹ́pa wọn bí àwọn ìràwọ̀ tí ọlọ́run ní rojuman lè ṣàyàtì ọlọ́run lára sẹ́ta ní káwọn ìràwọ̀ ọmọ se ni pé ẹni a bá fẹ́ lẹ̀ lókò náà àwọn àlìjànú tí ń jọrọ̀ ọgbọ̀ yìí ìràwọ̀ kan lọ́lọ́run òkè ọjálù àmọ́ síbẹ̀ náà fún hikmah tọ́lọ̀ ní tó fi se bẹ́ẹ̀ wọ́n a sì máa ṣe gíní wọ́n a máa rí díẹ̀ jígbọ́ mustariku as-sam'i èyí tó bá wá jígbọ́ yìí yóò fẹ́ sí gíní létí yóò fẹ́ sí àwọn alábàṣe rẹ̀ nínú ológun nínú onídán nínú yẹ̀nwó èyí ń lọ wọ́n wá jòkó ní ọwà pé àti mọ̀ pé nǹkan bá yọ ṣẹlẹ̀ hatta yulqiyaha ala kọbílá ẹ̀yìn kíyàhà sallallahu alaihi wasallam anábìlá alìjẹ̀nú mi ó jìn ọ̀rọ̀ gbọ́ kí ó tó ráyè débi tí ó ti fẹ́ sí ẹni tí ń bá ṣe nú àwọn èèyàn ògúnná tọ́lọ́run múlẹ̀ harasan shadidan wa shuhuba ọlọ́run a ní kó gúnná kí ìràwọ̀ tí ó dàbí ògúnná ìkọ́ bá mi ibi tó wọ́n parẹ́ sínú èyí wọn ò ní rí ọ̀rọ̀ kankan gbé fún àwọn alábàṣe rẹ̀ wọ̀rúbámá alkọ́ha kọbla an yóò àmómi ọyọ̀ pọ́rọ́ yóò ti tètè release information tí ń bẹ lọ́wọ́ rẹ̀ kọ́dà kó gùn náà yóò tó sé kíní kò tó bá fọ̀yẹ́kìdìbò máa ha bọ́bá wa bẹ́ alìjànú bá wá wí fún àdáhùn ṣe awòsùn sọ̀kan tí wọ́n jọ ń ṣe pẹ̀lú àlìjànú yìí ọ̀rọ̀ kan làlìjànú jígbọ́ òun wà fi mélòókún mí àtàkẹ́dìbà ànábì ni yọ́ lẹ irọ́ ọgọ́rùn ma yọ́ lẹ kí ni irọ́ ọgọ́rùn ma ọdọgọ́rùn káàtì kan òdodo ni ọgbọ́kan láti sánmà lóòtọ́pọ́lọ̀ ní nǹkan torípolúwa iná ma amúrùhú ìdá àrọ́dà ṣe'án ayyàkúlà láhù kún fayakú yóò sẹlẹ̀ ni a ma fayakìzìbù máa ha mí àtàkàzìbá wọ́n wà fi rọ ọgọ́rùn kún fayukọ́l bọ́bá ti wá sọ yìí tọ́ bá ń tí ọlọ́run ní orí jíngbọ́ yìí tọ́ sọ pé nǹkan bá yóò sẹlẹ̀ ẹ̀sì wò ń jọ tó ní yóò sẹlẹ̀ lóòtó sì se kíni ọ̀sẹ̀lẹ̀ ànẹ́bì ní jọ tí ń bá wá ń roll out irọ́ ọgọ́rùn rẹ̀ yìí ṣètọ́ ni ọ wà wọlé ṣètọ́ ni ọ ma wá sọ fún yín pé ah, wọ́n sì wélé ikọ̀ bá mọ̀ àmọ́ ẹran tí wọ́n wí kan jò ní o gbẹ̀nsì wí gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà lórí ànẹ́bì o sallallahu alaihi wasallam ànẹ́bì ní wọ́n ma wá pé alaysa qad ah, ni wọ́n ní nǹkan báyọ́ ṣẹlẹ̀ tó yóò sì ṣẹlẹ̀

ó ní ọ̀rọ̀ ẹyọ kan tí wọ́n jín gbọ́ fún láti sánmà tóun sì ti wá lẹ irọ́ mélòó mọ́ fàyẹ́kìrìbù máa ha mé àtàkẹ́rìbà ọlọ́nkọ́mọ́ sàbáwà sàlékún kí a ti gẹ̀fà nẹ́bùwa Muhammad sallallahu alaihi wasallam ọlọ́lọ́mọ ayé èèyàn tí wọ́n ti bá ti ẹ̀jẹ́ ń bí eléyìí wọ́n kàn wọ́n ma wá pa irọ́ lé irọ́ in tó jú wọn ò tó wọ́n ma wá wí àmẹ́mẹ́ rẹ̀ ò ní kó ń bẹ̀ mọ́gá ah, wọ́n wí nǹkan báyìí jọ báyìí ó sì ṣe kíni ó sì rí bẹ́ẹ̀ ànábì lẹ́yẹ̀ ọ̀kan tí wọ́n jí gbọ́n sánmà àwọn àlìjànú rẹ̀ náà wọ́n wí fún un wa sunna. wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ẹlòmí náà kí lòun torí ẹ̀ bọ́ sí wọn lọ́wọ́ tí ó jáde mọ́ ǹgbẹ̀ ẹnìkan bá dé nìsìn wọ́n máa ní ẹmọ́ ti sọ̀rọ̀ kíní báyìí kọ̀ ya yín àbẹ́yìn kọ́ ni bàbá yín ṣe kíní báyìí ah, àwọn àfáà ìmọ̀ ìrìnà ojú jẹ́ fọ́ àwọn àlfáà súnnà ní ọ̀nà kejì tí wọ́n máa lò òun làdíthì ànẹ́bì sallallahu alaihi wasallam ànábì ní kọ̀ sọ́mà ànábì adama kan tọ́lọ ń dá illa wa lahu qarinun minal jinn gbogbo wa ni ànábì ní bọ́lọ̀ tí ń dé èyàn kọ̀ọ̀kan ọ dá àlìjànú ti ẹ̀ máa kọ́dà ànábì júwe rẹ̀ pé béèyàn ti ń jẹ́ múmìní téèyàn ń jẹ́ kéfèrí bẹ́ẹ̀ làlìjànú yàn náà lè jẹ́ múmìní àbíká àlìjànú rẹ̀ ọ jẹ́ kíní ọlọ́wánú hadithi ya ńlá wa aisha radiyallahu anha ta nẹ́bùwa muhammad sallallahu alaihi wasallam sọ pé ya ńlá wa aisha wùwà kan jọ kan gẹ́gẹ́ bí ọmọ èyàn tí ma wùwà annabi wa ni tí kìí ṣe pé ṣeìtọ́nù rẹ lọ́kọ́ lè tó ṣe ṣeìtọ́nù náà làlìjànú torúgbólúwa ní kíni illa ṣeìtọ́nà kánà wà kánà minal jinni anábi wí fún yàláwà aisha ń jọ náà bẹ́ yàláwà aisha wà ní ohun àti ṣètọ́ ní àlèjẹ̀nú kí láàrín dápọ̀ anábi ní gbogbo ọmọ anábi adama ni ọ̀sẹ́ni tí ọ̀ ní kíni àlèjẹ̀nú tí ẹ̀ ẹgbẹ́ kí ni yàláwà aisha wí fọ́kọ rẹ̀ ìwọ náà gbéyàwó rẹ̀ ó frí lọ́dọ̀ rẹ̀ kó lè bí ọ́ ní tí ọ bá rú lójú mẹ́jì wọn máa pa sí ọ́ sí ọ́ bí pé àwọn alájí ọmọ gbọ́dọ̀ kí lálàájí ọ̀gbọ́dọ̀ ìyálà wa Aisha tó ń bí ọkọ rẹ̀ gbà wa anta anábì tó bá jẹ́ bẹ̀ wọ́n náà lálìjẹ̀ nínú anábì ní wa ana èmi náà ni sallallahu alaihi wasallam anábì ní wa ana kó dé èmi náà ń jẹ́ ọlọ́run ti dé mi náà ọdá kíni dálìjẹ̀ nínú tẹ̀mí fa aslamu wàfí ríwáyá tí ń fa aslama anábi ni ẹnu tí ń bẹ̀m̀bẹ̀ ni pé ọlọ́run ti ran èmi lọ́wọ́ lórí àlejànú tèmi o fa aslama nínú ríwáyá fatiha ìtumọ̀ rẹ̀ ní fa aslama kódò ti gba islamu àlejànú tèmi anábi gan oúnjẹ́ ti ṣe gíní ìyẹn ni pé kò ní sí èmi lọ́nà nínú ríwáyá kejì fa aslamu ọlọ́run ti ràn mí lọ́wọ́ lórí ẹ̀ fa asìlámù mi ń ṣàrìhì kò lè ka burú kan bẹ́mi èyí ma là ọlọ́run ma là mí kúò níbi gíní níbi àbúrú rẹ̀ àmọ́kílá fẹ́ fàyọ́ ń ni pé kọ́dà nẹ́bí ọlọ́run sallallahu alaihi wasallam bó ti rínú ìjọ tí ọwọ́ yàrá rẹ̀ tó ń di kíní kan wúrúwúrú tó rò pẹ́ nìkan ò rí ọ àlìjànú <laughs> ìjọdọ̀ lọ bó kí ní kàmẹ́lẹ̀ tí ọ ẹnìkan ọmọ ta ní bẹ pẹ̀lú rẹ àlìjànú rẹ torí nínú agbára táwọn ní ni pé gbogbo ẹlọ́lọ́n ti sọ fún adọ́ alkùránì innahu yarakum huwa wa qabiluhu min haythu la tarawnahum àwọn lè rí wà gbogbo ìgbà tí wọ́n wá ń rọ̀pọ̀ òsè kí nìkan pa mọ́tọ̀ lẹ́nìkan ọmọ bọ́ bá ṣe pé ní ẹni tọ́ lọ bá tó ní ọmọ yọ́wò yìí tọ́ bá ipá lìjànú rẹ ní bá ṣe òun náà ni ọmọ fún ní information ìwọ́kàndínlọ́mà ní ah wọ́n tún ti mọ̀ yíò náà kò sí ní mọ́ àlìjànú rẹ information torí náà gbogbo eléyìí sẹ́rí pé kéyìn ó ṣe súnà dáa mbolo pé ẹnìkan kan wá sọ nǹkan kan bá mú ń jọ́kan lọ sọ́rọ̀ ẹ̀dẹ̀rú fún sí gbá àwọn ah, ti wí nǹkan bá ìjọkan ànẹ́bì ní yẹ́kìzíbù máa ha mí àtàkì yọ́ padà parọ́ ọgọ́rùn fún tó ní màmá ẹnu òótọ́ ọjọ́ kan náà ni ó fi mú ọ ní ẹ̀rú àbẹ́ tó ṣe pé kọ̀rí inú rẹ mínà ń yẹ nǹkan wò ní ń sóògùn ní wọ́n máa ń lájọsípọ̀ pẹ̀lú àwọn àlìjànú òun lẹ́ fi rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àlìjànú iná ọgọ̀ ẹlòmíì wọ́n àná wọn gbóná wọn mọ nǹkanganka àmọ́wọ̀n yí kan kírun náà ni àlìjànú ló ní ọmọ kí torí pé àlìjànú ní náà wọ́n ti mú ẹnìkan rí bẹ́ẹ̀ ní Saudi ní àwọn àńlò àlèjànú ológun kankan àwọn tí wọ́n ní imọ́ ni àwọn ológun ayatul amuru bil ma'rufi lápẹ̀ wọ́n gbá wọn mú báyìí wọ́n sì ní òun só nílé rẹ̀ ẹgbẹ́ kí ni wọ́n bá nínú ilé rẹ̀ ní fláàtì rẹ̀ akramakumullah tọ́ílẹ̀tì rẹ̀ alkùránì ni wọ́n rí tọ́ tẹ́bẹ̀ wọ́n sì rí omi lórí alkùránì kí ló ń ṣe ń bẹ́ gbogbo ojúmọ́ tó bá kọ́ jí yọkọ̀ fúsárí lórí alkùránì intelligent nù ní ọmọ ìsẹ̀nù bọ́ bá ti sé mọ́hun ní dọ́lóhùn mọ́ in táwọn ń se ni pé ọgbádùn wà láyé o <laughs> ọba ní a lọ sí kíní wà á lọ ọba ní a sí kíní àmọ́ kan pé tàwọn ti bàjẹ́ ló ráwọn ló tọ́rà nẹ́bí jí yé wa pé àlìjànú ẹni tí wọ́n wá ń lo kèfèrí àlìjànú sálìjànú wá gọ̀kọ́ wá mọ́ wò wọ́n báyìí kọ́ mọ́ wà àlìjànú lọ lálìkì yá mọ́ àfikọ́ báwọ̀ náà ti sánà iná òun lẹ́mọ̀ gbọ́ pé ẹnìká àfáà ní jẹun lọ́sànánú àwẹ̀ pé ẹnìká àfáà ní kọ́dà bí ó ti máa dìmóbin ní láyé yìí kọ wá dé alìkì ya mọ̀ káwọn ọmọ awọná kí wọ ọmọ wọbó ọmọ wàlìyàn náà kò séèsè wọ́n lẹ́lò mẹ́ ọmọ sàlù alámọ́ kọkàn mọ́ kírùn kọ́dà wọ́n lẹ́lò mẹ́ ọmọ kíjà máa mọ́ ilé lókù tó ti mọ́ kíjẹ àgbà orí ọmọ sẹ́lásí wọ́n ó sì ti sọ ẹnìkan ma wí fún ọ pé ẹ̀yìn kọ́ lẹ́ṣe nǹkan báyìí àlìjànú rẹ̀ ń bẹ̀m̀bẹ̀ ń jọun ló wí fún ọ̀sẹ́ ni ọmọ ma kọ̀kọ̀ kan àfọ́lọ́hun torí náà ẹwọ ẹwà sírí ńláńlá tàbí sọ fún wa lọ́fẹ̀ẹ́ inú àdíìsì kan ha mí àtàkàzìbà yọ́ padà parọ́ ọgọ́rùn-ún ànẹ́bí wá ní ẹmà wá pé ọdíkọ́ọ́lá yóò mọ́ gáza àwọn ti wíbá ìjọ kàbá yóò sì rí bẹ́ ọ̀pọ̀lọpọ̀ bí wọ́n ti ṣe nù ọlọ́nkọmọsá làwá o àmẹ́já wa náà dó ti ọ̀rọ̀ ọlọ́run àti súnà anábọ̀ muhammad sallallahu alaihi wasallam wa annan nawas ibn sam'an radiyallahu anhu qala akadati samawatu minhu rajfa àdífì ibi tẹ̀kan náà ni sígà mí lọ́kàn gbàgbé wá ni gbogbo ń bá ṣe tán tó fẹ́ fi sẹ́kàn ránṣẹ́ sáyé gbogbo sánmà ní kíni ọ̀wárìrì ó mú ra'datan shadida khawfan min Allahi azza wa jal ní ti bẹ̀rù ìbẹ̀rù olúọba fa idha sami'a dhalika ahlu samawati su'iqu wa kharru lillahi sujjada báwọn ará sánmà àwọn màláìkà sánmà bí wọ́n bá gúrò irú ìṣẹ̀lẹ̀ yìí kọ́dà bí dídákú mọ́ bá wọn gbà míì tí wọ́n wó lulẹ̀ ní ti ìforíkalẹ̀ fọ́lọ́un karú lèláhí sùjádà fọ̀yẹ̀kúnù awwala man yarfa ra'sahu jibril ẹn tọ́lọ́wọ́ kọyọ̀ ń dá fún pé kó gbórí dìde kó dìde òun allahu min wahyihi bima àrọ̀ọ̀dá ọlọ́run wà sọ tó fẹ́ wí fún ní màláíkà jibril tó mọ̀ yẹ múrù jibril alẹ́màláíkà jibril wọ́n ma wá kọjá yọ ma bá màláíkà kọ̀ọ̀kan ní sánmà kọ̀ọ̀kan àwọn màláíkà àti sánmà kẹfà ìkeje àti bẹ́ẹ̀bẹ́ ìkarùn ìkẹrin àti bẹ́ẹ̀bẹ́ lọ kúlàmà mọ́rọ̀ bí sàmáìn gbogbo àti jibril bá rọ̀búná yá jibril eh rẹ̀ jibrilu ilolúwa wá wí o fàyàkúlù jibril jibril ọmọ dáhùn lóhun pé qala al-haqqa òdodo lọ́lọ́run sọ wa huwa al-aliyyu al-kabir olúwọba yìí ni ọba tó ga ọba tó tóbi asàlàyé fúnra wa bóyá dárùsù ti jẹ́ ẹ̀dógún àbí nǹkan àwọn ọkọ̀ pé yẹn lè jẹ́ làtífà gàníyà ààrẹ rí rẹ̀ ní àlàálíyù ta ní jẹ́bẹ̀ ọlọ́run tọ̀ àrólé ànẹ́bí ẹlẹ́ẹ̀kẹrin kí ló kọ rẹ̀ àlíyù àlàtífù làtífù làtífà alganiyu ganiyu àti kíni àlàálíyù kíni àlíyù kọ́dọ̀ lè jẹ́ àlíyà náà <laughs> náà bó ti rí lásàlàyé fún ìjọ àwọn ókọ̀ kan bẹ máa ní mushtaraka tó ipé ní èyàn lè jẹ àmá ìròyìn tí ẹ̀ kèése bí tọ́lọ́un àlíyú ìtumẹ̀ náà lẹ́ni ọ ga àmá gíga tí ẹ̀ ṣe bí gíga títà ní al'alíyù torí náà rẹ̀ rí rẹ̀ nù wàhúwà al'alíyù alkẹ̀bí àlíyù wàlé ìsàlẹ̀ọ̀lówó kalẹ̀ọ̀lò gíga tọ́lọ́run ìṣẹ́gbẹ́ e gíga tèèyàn torí náà kama ma dàmú àwọn èèyàn tí ọba lé ẹmẹ́fà lé ẹni ọba fẹ́ ọsọ ọmọ rẹ̀ ńlá tí bá ọba fẹ́ ọsọ ní kílẹ̀ tún bèèrè gàníyà kọ́ràbọ́ fẹ́ kọ́ sọ ní àlíyà bó sì fẹ́ ọsọ àwọn ọkọ̀ mi wá ń bẹ mọ bá pẹ̀jú wá ń jọ mú ní gbọ́dọ̀ jẹun yóò tẹ́nìsìn kó ní ìláhà lọ́mọ ohun ọlọ́run nìkan ní kíni alìláhù mọ̀rọ̀kọ́ ti yé kọ́dà irú ọkọ tọba bá ní mọ̀ bá lága ọlọ́run nìkan ní ọba mú àsàkásà ẹnìkan bá jẹ́ ràsákì òun tún á lóhun sọmọ ní <laughs> ràsáká yíwọn ọ̀dá ọ̀dá nínú àwọn ọkọ̀ tí èyàn gbọdọ̀ jẹ́ ní ọkọ̀ ọlọ́run ni amẹ́rí Ganiyu Karimu Latifa Latifu kò ṣe nǹkankan gẹ́gẹ́ bí Aliyu náà ò ṣe ṣe nǹkankan aliyubina abitolibi annabi ń pè wọ́n pè lójú annabi wọ́n pè lẹ́yìn annabi sallallahu alayhi wasallam fayakuluna kulluhum mithla ma qala jibril gbogbo wọn náà ma wá wí bí jibrilu ti wí kí ni jibrilu wí qala alhaqqo òdòdólólúwa wí o fayantahi jibrilu bilwahyi ila haythu amara allahu azza wajal báyìí ni jibrilu ọmọ wá lọ títí tí ó fi mú iṣẹ́ wáyí iṣẹ́ ọlọ́run yí dé ibi tó lùwà tó fẹ́ kí o mú débẹ̀ torí náà eléyìí ni ọ̀rọ̀ nípa báàbù tí a ń kà láti jò ní tàà sí ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ń bẹ pàtàkì jùlọ nípa àṣírí ńláńlá tàà nẹ́bí sallallahu alaihi wasallam wípé èyàn ọbọ́lọ́wọ́ mọ́torí pé nìkan ti sọ̀kan ọba múnjọ́ kan wá dẹrú rẹ̀ ẹ̀rù ọlọ́run ni ọ jẹ́ in tí ń se ń farú ẹ̀ ànẹ́bí ní mustariku asàmì ọ̀rọ̀ kan wọ́n jíngbọ́ ni wọ́n pàásì sí fàyẹ́kìdìbò máa ha mí àtàkàdìbà ọgọ́rùn وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين قف وراي بيري بيري ليتكم نعم الحمد لله so ọlọ́wọ́ bá ṣe ní ẹ̀ṣẹ̀ dáadáa ìzọ́kùn lọ ọkọ̀ ìjẹsẹ́ èyí tàà sí gbóyìn akọ́lọ̀jú sí wọ́n láǹfààlẹ́ ẹ̀tí mẹ́jọ́ gbẹ́ndẹ̀ alkiyama so ní sọ́kí so ìbéèrè ní ó kú so ìzọ́kùn lọ ọkọ̀ ẹ̀dàkùn pẹ̀lú nípa orúkọ àwọn kan máa ń sọmọ ní nọ́rátù ẹ̀dàkùn sí nọ́rá náà ẹgbẹ́ bá ti mọ̀ pé nọ̀rùdín wà nọ́rá náà bákanáà ní last week ẹnìkan béèrè question kan nípa àwọn sister night ẹnìkan padà wá sàlàyé ẹjẹ́ ẹ̀dógún ẹnìkan wá padà sàlàyé pé nǹkan tó máa ń ṣe mẹ́ ni pé wọ́n béèrè lọ́wọ́ ìyàwó pé báwo ni ó ṣe pàdé àfà lọ kọnu sí àfà ni àbí àfà ni wọ́n kọnu sí ọ bákan ẹlòmí sí ma ń tàti lọrin lápéjúwe yóò lọ bí ogúnmọ̀sọ́ ipò ń lọ sí sister night sister goniya tí ó sì jọmọ́ yí pé bóyá ọkọ rẹ̀ ò sí ní around kóbìnrin wá lọ síbi tí tí ìsìbì tọkọ̀ rẹ̀ wà ó lo bí ọjọ́ kan bẹ́ẹ̀ ìjẹsákùnlọ́ ọkọ̀yọ nora a. o le so ama ko ni sese nbe o ba pe tese ni ko si kini ko sese nbe ama ko ni tuma e gbe ki o fi ni tuma kini nje nuru eh imale ibe na ni nuru imale e so fun mi bi ti imale ako wa ati bi ti imale abo wa teyin o fi da mo pe imale ako ni o nuru ìmọ́lẹ̀ àbò ní núra àwọn lárúbáwì lò báhùn <laughs> torí kò sí kíni kò nítùmà àwọn ó kọ̀ọ̀kan ń bẹ tó pé ní kò sí akọ kò sí àbòmẹ́ àwá láàkàn farabalẹ̀ lárúbáwá díẹ̀ lábádọ̀gá wọn bẹ́ gbogbo táwọn ò fi tútù sí làwá bá ń lẹ́tù mọ́ kò ní iye lápèjúwe ọkùnrin lè jẹ́ núúrù kíni tó máa rẹ̀ ìmọ́lẹ̀ obìnrin náà lè bọ́bá wọ bá ní núúrù lọ fẹ́ jẹ́ sọbìnrin náà ní kíni hmm, kò sí núúrà kò ní tó mọ̀sẹ́ inú èdè kò sí tí ń jẹ́ pé aboni ọ̀dà sọ kan fún rahman kọ́ kíni tó máa rahman ìkẹ́ bá ti túnlẹ̀ Yorùbá náà nù rahma rahma náà lákọkọ̀ lábò <laughs> pé akọ rahma ní <laughs> abo rahma ní àwàláwà sọ dìbẹ̀ yà yìí bí ẹ bá bí ọmọ ọkùnrin ní ìdọ́sọ rahma tí àwọn èèyàn ní gbé nǹkan dé nǹkan kan ò sì dé kí ló kọ wọn الشيخ رحمة الله الهندي الشيخ رحمة الله الهندي ẹlòmí lè pé ìyá kan ló ṣe tíra àwọn ìyákọ́ <laughs> àfáà ni àṣẹ́ikú rahmatullahi alhindi rahimahullah bàbá náà kú sí maka maka ni wọ́n padà sí wọ́n sí ọmọ ilẹ̀ india ni wọ́n tíra bàbá ìdhárùl-hákì yìí ni wọ́n tú sí òyìnbó bàbá sheik ahmed didat rahimahullah tó gbìyànjú ń pọ̀ ọ̀rọ̀ àti fi rọ́ tí ń bẹnú ẹ̀sìn àwọn kiri yóò hàn gbogbo bó ti gbìyànjú tó ìdíhárùl haki yìí lókè tí wọ́n sọ́nà biography ara wọn pé àwọn ọmọ nǹkan kan pa kì ní ìtẹ́lẹ̀ ìjọ tẹ́nìkan mú tí ra ìwá tí wọ́n tú sí èbó ìdíhárù alhaki láwọn ọ̀dọ́ tí wà làwá ti sọ́ di pé ráhámẹ́ ẹ̀rin obìnrin nù àwọn ọkọ̀ ń bẹ bẹ́ẹ̀ mọ́lábẹ̀lá tí ò nítùnmọ̀ ká máa fi tú sí bó ti jẹnu torí náà núra kọ̀ sẹ́sẹ́ ń bẹ́ o àpé dandan ẹni tí bá ń jẹnu rọ́lọ̀ yíó kọ rẹ̀ padà ó àmọ́mọ́ sọ mọ́ kò nítùnmọ̀ tó ti yé àwọn ọkọ̀ tí a máa wá akọ̀ àtàbò fún àwọn lókọ tó bá wá bí fáìlù bí kíni bí fa'ílù pé ẹni tí ń ṣe nǹkan báyìí lárúbáwá ma ṣèyàtọ̀ ẹ̀ lóòtọ́ pé ọkùnrin lélẹ̀ irú dákírù dákírọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ só ti yé ṣákírù náà ẹlẹ̀ pé kíni ṣákírọ̀ ẹ̀ẹ́ ogbò yíò dá àmọ́kọ́dà kò sí tí ń jẹ́ ṣúkúrá torí pé àmọ́ a ṣáàkírù ẹni tí ń dúpẹ́ lọ́kùnrin ṣáàkírọ̀ ẹni tí ń dúpẹ́ ní obìnrin bọ̀jìjẹnu àmọ́kọ̀sẹ́sẹ́ mẹ́o ẹ̀bẹ̀rẹ̀ kejì wọ́n ti bẹ̀rẹ̀ ń jẹ́dógún ipé sister night àlàyé tẹ́ni ń sì ṣe fún wa ń jọun kò sí nǹkankan tó burú ń bẹ̀ wípé láàrin àwọn obìnrin ni wọ́n ti ṣe láàrin ara wọn ẹnìkan tó ní wọ́n máa fúnra wọn ní mọ̀ràn pé àwá ti dé ilé ọkọ̀ rí o àbí báyìí ni wọ́n máa ṣe gbogbo yíò ọba wà láàdá àlú kan pé bí wọ́n ti ṣe nù kọ̀sáburú mẹ́ kódò súnmọ́rú àláàdà tà nẹ́bì bá torí ìta nẹ́bì fi yọ̀nda ẹ̀dúfù fáwọn obìnrin ni pé láàrin ara wọn nìkan ni wọ́n obìnrin mi ọwà lóhun gbéra láti ilẹ̀ ìlọ Ògbómọ̀ṣọ́ àbí lumina èyí hun kò nídi ká lọ mọ́ sister night gbogbo obìnrin ànẹ́bì ní gbogbo obìnrin tí ó bá gbọ́lọ́n gbọ́ tó sì gbọ́jọ́ alkiyama gbọ́ kọmọ rìnrìn mọ̀ sí rọ̀tọ̀ yaumin wà àfikọ́kọ́ rẹ̀ àbíkélé wọ́ wà pẹ̀lú rẹ̀ torínà àwọn obìnrin sister night tán bá ń se ní àdúgbò rẹ̀ o lè lọ yíun mẹ́ìtọ́ bá ti tíọ́ráfù tí ọkọ rẹ̀ ọ̀tẹ̀lẹ́ ni o bó ti jẹ́nu èèyàn àwọn owó èlé tí wọ́n ń seun tó pé tí èyàn bá lò tó tó pé ara ní èyàn fi gbà lákùn tí ẹsẹ̀ wà ń bẹ́ àbíkó sẹ́sẹ̀ mẹ́ eh, wọ́n ní tí èyàn bá gba owó èlé interest ọgbà báńkì ni àbọ́gbà ní alájẹsẹ́kù àbálájẹtán ni ọsá jowó èlé ǹjẹ́ ẹsẹ̀ ń bẹ̀m̀bẹ̀ náà ẹsẹ̀ tó pọ̀ pẹ̀lú ń bẹ̀m̀bẹ̀ ẹsẹ̀ tí ó ṣe kíni tọ́pọ̀ ìbẹ̀m̀bẹ̀ torí ń bẹ̀nú alkùránì bẹ́ẹ̀ mẹ́yàn bá káyà alkùránì suratul Baqara láti verse 275 tí ń fi ń lọ bí 280 ọlọ́wọ̀n sọ̀rọ̀ nǹkan mi ń bẹ́ àfọ̀rọ̀ rìbá yìí gbogbo ọ̀nà tíyàn fi kọ̀ndẹ́mù rìbá lọ́lọ́n fi kọ̀ndẹ́mù ẹnu alkùránì karim olúwasọ́ ń bì kan pé gbogbo oní rìbá òun ó gbé wọn dìde lálìkì mọ́ ń gìde wèrè ní dìde kíní wèrè لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ẹni àlìjànú ti tọwọ́bọ́ tọ́tọ́ ọ̀yàwèrè ní jẹ́bẹ́ ìbòmí olúwa ní bí wọ́n bá kìlọ̀ fún ipẹ́ kó ń dèrì bá tẹ́ẹ̀ bá kó fa'zanú bí harbin minallahi wa rasul ẹlọ múra o ẹfẹ́ bọ́lọ́wọ́ àtòjíṣẹ́ rẹ̀ jagun gbogbo ọ̀nà tẹ́yàn fi dẹ́rù rì bá báyàn tẹ́yàn fi kìlọ̀ lọ́lọ́n kìlọ̀ fún wa o torí náà fa ẹ̀ṣẹ̀ ńláńlá ni o ọ̀rọ̀ rí bẹ́ ìṣẹ́ṣẹ̀ kéèké o tọ́ wọ́n á ní ẹni tó ipé ara ní a wà bèèrè pẹ̀rú ìnira wo ìnira tí ó lè mú ìyàgbà rìbá tààrù pọ́lọ̀ lè yọ̀ǹda rẹ̀ òun nírú ìnira tí ó lè bẹ́mi ó lè jẹ́ kí gbé ẹ̀mí rẹ̀ ró a wà bèèrè pé irú kí ló mú èyàn tó gbé rìbá ní ọwà gbálẹ̀ wọ́n èé gbáyàn lẹ̀ ń bí rìbá o pèyàn bá ń tan rẹ̀ lókù wọ́n fi ṣe kíní wọ́n fi kún ní o torí náà kéèyàn kọ́kọ́ kọ́kàn kó ń bí pé ara ẹgbẹ́ abá níyàn nìyàn fi lọ bẹ̀ mẹ́yàn bá lọ gba rìbá nítorí ipára ní ọ̀sẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ nira ní kèése pé àwọn tó ti gbà ní ẹbí wọ́n ń pè kan ní gbọ́múlé láńtà nísìn àbígínà wọ́n ń pè àhà ẹbí àwọn tó ti gbà wọn sọ fún yín ìnira ọlọ́run ní járí ìnira ìnira gbé ìnira lèyàn fi lọ gbà rìbá ọ̀rọ̀ kọrọ̀ ni ọbẹ̀lọ́nkọ́lọ́run ó se ọ̀nà rọrùn fún torí náà bó ti ẹni sòrò ẹni sòrò wọ́n tó ni bàbá kan jazakumullahu khair ẹ dákun ìbéèrè tí mo fẹ́ béèrè ní abẹ́ ìbéèrè tán béèrè lẹ́ẹ̀kan ni pé ẹni obìnrin ò gbọ́dọ̀ nípa pé obìnrin kò gbọ́dọ̀ dá dráfò so ìwà máa ń bẹnu àwọn stúdẹ́ǹtì mi tí wọ́n ti mari bọ̀ wọ́n wá láti far distance wá kàwé ní Ìlọrin ìyẹn alákọ̀ọ́kọ́ ni ẹ ẹlẹ́ẹ̀kejì ni pé jẹ́só tọ́ fún obìnrin láti máa gun ọ̀kadà ọmọ gun ọ̀kadà azim gẹ́gẹ́ bá wọkùnrin bá ṣe máa ń dọ́kadà tó pé gbé mi lọ bí bá gbé òun náà lọ́kadà ìbéèrè alákọ̀ọ́kọ́ mọ̀rọ̀pọ̀gbọ́ náà láti gbọ́ àti mòfin ọlọ́run ká máa wulẹ̀ lọ kí má òun ni pé bóbìnrin ọba tí rìnrìn àjò kọ́kọ́ rẹ̀ àbí eléwọ̀ rẹ̀ wà pẹ̀lú ẹ wọ́n á ní obìnrin tí ọkì bá rí òun wà àwọn àtọ́kọ́ rẹ̀ wà nílé haúsá ó sì rà admission sí lọrin sáwà pé ọmọ kàwé àti ọmọ kàwé

bọ́yá nù hóstẹ́lì iléèwé ni àbí láàrin àwọn obìnrin ẹlẹ́gbẹ́ rẹ̀ tẹ́mì rẹ̀ ọ balẹ̀ ń bẹ̀ pé à ah, ibi ọ yìí alhamdulillah ìjọ tí ọ bá tún lóun fẹ́ padà wá Maiduguri ó tún wá ṣe kíní ó tún wá mú torí náà bó ti jẹ́nu òfin Ọlọ́run ni ẹmẹ́jà fi sí fi sí kò sí tó nira ń bẹ̀ rọrùn kọ́dà náà tí ma tún jẹ́ kí ìdílé ó dùn ni àwọn obìnrin mẹ́gan òní lè sọ ní yọ́ ma dùn wọ́n pé táwọn ó sì lọ́kọjọ́ ọmọ èèyàn báyìí ìyá kí nínú ọkọ rẹ̀ wọ́n jọ lọ kíní yóò tún wá mú bó ti jẹnu <laughs> ah, gẹ́gẹ́ bí òfin ṣẹ̀rí ń bẹ̀ pé ẹ̀tọ́ ni ọgà kadà àbíkọ́ mọ́gùn a ma bèèrè pé kí ní ọ fà lọ́wọ́ kóbìnrin ogun gun ọ̀kadà bọ́bá pé yóò fà kí obìnrin ó sí òhò rẹ̀ lẹ̀ èwọ̀ ni kìí ṣe pọ́kadà lè wọ̀ tí ti fa tí ó jẹ́ èwọ̀ lọ́wọ́ ni ní tí ń wí ni pé kò sí ẹ̀ rí nẹ́sù kankan nẹ́bí lóbìnrin ọmọ gùn ọ̀kadà àbí kó gùn àmọ́ ń tẹ́wò ni ọ fà lọ́wọ́ obìnrin tí a bá ń pé kò lè gùn ọ̀kadà àbí kọ́kọ́ ìtàn lójú títí kọ ma la ẹsẹ̀ bọ kíní àbí lórí kíní lórí masíni náà kí kíní ọmọ bá jò ní aṣọ àfikọ́ ká àjẹ́ pé wọ̀ ní kí lójú ó dé wọ̀ torí pé tọ́lọ̀wọ̀ ọ̀fẹ́ ni ọ̀kadà gúngun obìnrin ó lè tó àwọn alfáà wọ́n sì ti sàlàyé rẹ̀ fún wa pé gbogbo tí ọba ti lè tó haramu kí lòun náà haramu lòun náà Eh, torí náà àrọ àwọn obìnrin ọba ike bó ti bẹ́mi ti rí lori yóò difficulty kó bìnrin ó tó gùn kadà kọmọ́sí gbogbo ń ta kàkalẹ̀ yìí kọmọ́sí oho rẹ̀ lẹ́ àbí kọmọ́ di pé obìnrin mẹ́ wà lórí ọ̀kadà kò ní mọ̀gbà tí atẹ́gùn ó gbé aṣọ nkankan ọlọ́run sì ti se rọrùn kẹ̀kẹ́ mariwa ń bẹ kọbìnrin ọmọ gùn yíhun kọmọ́ gùn ọ̀kadà wallahu ẹgbẹ́ àpọ́nlé tọ́lọ ń pẹ́yìn obìnrin lé ẹ̀yìn ẹ̀pọ̀nra yìí lébẹ́ náà àmọ́ kí í sí wọ̀ torí ká sọ débẹ̀ bá fà bá lọ́kadà ó lè fi gbéyàwó rẹ̀ torí pé nú lé níyàwó ti gun ọ̀kadà àfà náà ti mòfin ọlọ́run kò sí nígbàtí àwọ́ bá sì bọ́lẹ̀ lórí ọ̀kadà náà wọ́n ti wọ inú lé ni mo fi ní kò sí inú nẹ́sù pé gbọ̀n ọ̀kadà mọ́ ọ̀kadà kí ni bẹnu nẹ́sù ní pé ma sí ohò rẹ̀ lẹ́ntà bẹ́ẹ̀ bá ti lè gùn lọ́nà tẹ́ẹ̀fí ní sí ohò yílẹ̀ kèèṣe wọ̀ ní kòkòrò náà alhamdulillah so ní èyí tó ti ẹ̀ wá burú ìrò pé yìí lẹ ń bèèrè àmẹ́ká fi kún inú tí ó sọ ọ̀kadà gúngún dè wọ̀ ní àdánwò àwọn ń gbèrò méjì mẹ́ta sórí kan tún jòkó torí náà gbogbo orú nǹkan bá ní kọ̀dá o ẹjá jìnà sí so alhamdulillah àwọ́tawà jóbìnrin náà ká fi question ránṣẹ́ so ẹlákùn ní abẹ́ ẹbẹ́ mílẹ̀ ní ìbéèrè kan ní so ọgọ́rùn kó ṣe amọ̀nẹ́wà nípa ọ̀kara gígùn àwọn obìnrin so gẹ́ bí àwọn àkíyèsí àbí ìwòye lẹ́yìn tó máa ń ṣẹlẹ̀ níbi ọ̀kadà yẹn ó lékèǹgà lápẹjú èsì tó bá gbé obìnrin kò ní sí gáàpù kankan láàrin tó gọ̀kadà àtẹni tó gbé lóbìnrin débi wọ́n sì lẹ̀mọ́ra wọn sí ojú òní Islam sí gbogbo ìjọba fi di pé ọkùnrin ọlọ́kùnrin yọ ma fara kín hmm. obìnrin olóbìnrin èwọ̀ ni tó ti yé èwọ̀ ni kódà naam

ẹ̀rákùn ní àárín iná kó má ìkójú kan láti mú kí ní ẹ̀rákùn so àyẹn náà fẹ́ bèèrè ń bí ká mú láàrin bí iná bọ́lọ̀ bá tún ní ọyá tó gbọ́ ẹ̀yìn báyìí so ta bá ní question kan rẹ̀ Assalamu alaikum ẹ̀rákùn nípa ọ̀rọ̀ rí báyìí ṣé àwọn tí wọ́n ń ra mọ́rúwá ní bí 700,000 tí wọ́n ń gbé fáwọn èèyàn ní 1 million lẹ́nu wọ́n dẹ̀ tó gba 50,000 naira yọ́gbà wọ́n kọ́ gba 50,000 naira deposit owó kíni 50,000 wọ́n kọ́ mọ́ gba 50,000 naira lọ́wọ́ ara 1 million náà ni ọ̀padà ara 1 million wọ́n minus ẹ̀ wọ́n wọ́n so wọ́n dẹ̀ra mọ́ra ẹ̀ ní bí ṣe ń gbọ́ gan bí 680 lọ́nà ta so wọ́n dẹ̀ ń gbé fún ọ̀yàn ní 1 million wọ́n ṣe èèyàn náà kó sínú rìbá bẹ́ẹ̀ ṣe èèyàn lè mọ́ eléyìí tí àfá béèrè yìí gbogbo aná lagbọ́ àwa ká ń ṣe nǹkan ní halali àwa ń ṣe nǹkan ní haramu ẹni ọlá ṣe halali àti haramu ni olùwọba wa eléyìí tá fà bèèrè yìí kò sí rìbá ń bẹ kò sí kíní kò sí rìbá níbi irú ìtí àfà bèèrè kíni òjò sí rìbá ń bẹ bí àfà bá ra mọ́ríwá ní 700 àbílò wọn wọ́n tà sẹ́mọ̀ pé àfà kó lọ́wọ́ lòun fi ríra ní 700 ẹnìkan wá ní ta fún mi àmìmì ò ní 700 nísìn ìmọ̀ fún ọ ní 50000 wọ́n pẹ̀ ah tọ bá jẹ́ bá wọn 1 million níta tọ bá jẹ́ bá wọn èlò níta 1 million èyí ń ní kẹjọ́ clear kẹsí pé ẹmọ̀ amúye báyìí wá ẹmọ̀ amúye báyìí wá kọ́ pé iye báyìí ní ta mariwa mi ẹmọ̀ san díẹ̀díẹ̀ èyí wọn ọ̀ láìfí tó ti yé ibi tí láìfí yíhun ti lè wá òun ni pé kẹsàdéhun pé ọdún kan làfẹ́ ìsán ọwá di ẹ̀yìn ọdún kan owó ìpé kágbà sẹ̀mọ̀pó ti di ọdún kààbọ̀ nísìn torí náà mọ́rúwà òun ti di 1.1 àrìbá lókù tó mọ́ gbà níye kan àwá aláwọ̀ ọ́ta níye tí ó jù bẹ́ẹ̀ lọ kò sí wọ́n bẹ̀ẹ̀nù sẹ̀ríà ò mọ̀rùpó ti yé èyàn lè ra nǹkan níye kan kọ́ wá ta níye tí ó jù iye tọ́ra lọ mo sì ti wí repeated lè ń bí àti bòmí náà kò sí ààlà fún èrè nínú sẹ̀ríà kò sí bí sẹ̀ríà ti pé ọgbọ́dọ̀ jèrè ju 10% lọ ọgbọ́dọ̀ jẹ ju 20 lọ mm. sáti mọ́ se jàmbá má parọ́ fáwọn èèyàn tí ò sí ń bẹ̀ kó pé ẹ̀mbẹ̀mbẹ̀ àmẹ́yẹ bá ilẹ̀ mẹ́ọ́ta tọ́ tẹ́yìn lọ́rùn bí ó bá tẹ́yìn lọ́rùn ẹ̀wà tí ń síwájú kìí ṣe wọ̀nà ṣẹ̀ríà bó ti jẹ́nu àwọn tíra kan bẹ madiu nabi okay sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam àwọn tírà kan bẹ tí ó jẹ́ bí madiu nabi báyẹn náà bọ̀ tán bá wá gbé wá sí ọ̀dọ̀ èèyàn láti pé kí wọ́n máa kọ pé ẹ dákun ẹ máa kọ wa ní tírà yìí ìjẹ́ ìyẹn lẹ́tọ̀ọ́ láti pé kéèyàn kọ wọn bí búrídà hmm. àbí tọ́ntọ̀ rárá ní so àwọn mẹ́dùn bẹ́ẹ̀ ìjẹ́ ìyẹn lè na tọ́fútọ̀ gẹ́lẹ́gbẹ̀ yìí ọ̀dá àbí àbí bàrìsáńjí àwa náà kiri àfáà eh, ní madiu ẹgbóríṣìíṣìí madiu lọ́wà ìtumọ̀ madiu ní ẹ̀yìn annabi sallallahu alaihi àkọ́kọ́ ni pé unfortunately more than 90% gbogbo tí wọ́n ń pè madiu yìí àṣejù ni àyẹ̀bóró tánẹ́bílá àgbọ́dọ̀ yẹun òun lẹ́bà ń jẹ more than 90% wọn kìí ṣe pé wọ̀ ni káròyìn ànẹ́bí káyìn ànẹ́bí sallallahu alaihi wasallam àmẹ́wọ̀ ni káṣe ń tánẹ́bílá àgbọ́dọ̀ ṣe kí lánẹ́bílá àgbọ́dọ̀ ṣe ànẹ́bí ni la tutruni kama atrati nasara Isa ibn Maryam ẹ má pọn mi lápọn ìsọ ọmọ maryama lápọ̀bòrò kí lọ rẹ̀ fẹ́mi àti wọ́ o torí náà ọ̀pọ̀lọpọ̀ tí a ń pè ní mọ́díù láyé lónìí tọ́pọ̀ jù mẹ́nu irú ilé tí wọ́n dákọ̀ yìí alborida ibẹ̀ ni ẹni tí tí ń ròyìn pé ìwà wà dúníyà wádọ̀rátà ha ìwà nẹ́bí inú ọrẹ tó tayé ní gbogbo ayé yàtọ̀run olókù fọ́lọ́n mọ́ díẹ̀ nínú ma wà nẹ́bí sì ni ma lóhì lóhì mahfúdà àti ma kọ́lámù ẹ̀dákùn kí lókù tí <laughs> tàbí ọlọ́run bí yíò bá jẹ́ díẹ̀ nínú ma nẹ́bí àtàwọn míì tó tẹ̀ tó burú ju yíò lọ nínú burúdà yìí àti gbogbo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yìn òun ló fi mẹ́bà wá gbé báyàn pé tẹ́rí tí àwọn fi ń kọ́ níjọun bí a fi ń kọ́ èdè ni kìí ṣe pé àwọn náà ń ké pé torí tọ́lọ́hun kan àmá yọ́ ma pé mọ̀fọ̀ràdátù lògàwíyà kéèyàn wá míì tí ò ní sí àṣejù ń bẹ́ àmẹ́ni tó bá ní àfá ilé ilé mi sáfẹ́ ké ọ̀láìfì ọ̀lù opportunity yíò náà ìjọ tó bá ti kéde bí tí ọ̀ yẹ kí ọmọ mùsùlùmí ọmọ wí lẹ́nu ọwà sọ fún pé ara ń tí ọ̀ dá mi kí ní ìní o ò ti yé àmẹ́ ìtọ́ dájú ní pé ọfẹ̀ kan sọ fún pé kò ní ìdá ń kélé yìí tí ọkàn fẹ́ gbọ́ lógà ní àbọ̀ wá tíra mi àmọ́sẹ́mọ̀ pé alágídílẹ̀ lómi ó lè gbá àfá ilé ìjẹ́mi sáfẹ́ ké ní èyí ń lè burú eh, opportunity tí ó fi jẹ́ no in ti ń ké ìjẹ́ bá ti kéwú débẹ̀ ọwà jẹ́ ọmọ pé sí wọn náà mọ̀ tún ma kí ní sọgbọ́n tí ń tú fún ọ̀yí èyàn gbọ́dọ̀ tú eléyìí kọ́ ma dáníyàn rẹ̀ kọ́ bọ́lọ̀un pẹ̀lẹ́pẹ̀lẹ́ o èyàn ese ah, ọ̀rọ̀ ribá ti <laughs> ń jàrìn ìrìn àbí bẹ́ẹ̀ ni mọ́ wà ní òsí òsí lánàá ọ̀rọ̀ rìbá iná là ń sọ ń bẹ̀ náà ìyá kan jọ dápọ̀ àwọn ọ̀nà rìbá kan tó pọ̀ táwọn ń jẹ́ ń bẹ̀ dé mẹ́gan ọ̀gbọ́rí ọlọ́run ọ̀sánú wáyín <laughs> <laughs> ẹ̀ naam kílọ́ àjọra wọn bí yùn hùn kí ní bèèrè tí ń bí yùn sẹ́ ma ń tọ́lọ̀ ọ̀fẹ́ ìbéèrè alákọ̀ọ́kọ́ èyí wọn ò nídi gbogbo ẹni tí ń serú ilé yíò ọlọ́wọ́ fọ́nà má ẹni tí ń fi ìfẹ́ ẹnu ayà kùránì ló kílíà yìí òun orí na rádìíta nẹ́bí ta nẹ́bí ní láàánà lọ́hù ákílà ríbà wà mú kílàhù wà káàtìbàhù wà ṣáhìdẹ̀ ànẹ́bí níbi ní ọlọ́nkọ́ ma bá ẹni tí ń jẹ rìbá àtẹni tí ń fúnyàn rìbá òun orí ó àdísì yíò ń kà àdízi samuwa ìdá ṣtara ànẹ́bì ní kọlọmbá ń kẹ́ni tí ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí ń ṣe dẹ̀kùn bọ́ bá tajà tọ́ bá rajà níta ànẹ́bì ń wínú bóhun bá wá lọ lọ bí pé ànẹ́bì lóhun ọmọ gbàrì bá yọ pàdé ohun àtọ́lọ́hun rẹ̀ ẹ̀yẹn mọ́ tẹ̀lé mi rẹ̀ léyìn ìfẹ́nú ní ṣètọ́nì ní ma lóyàn tẹ́yàn fi rẹ̀ léyìn kọ bá kò fi bí kankan jọra wọn sẹ́gbọ́ kò fi bí kankan jọra wọn pé bí mùsùlùmí bá dálé ìwé lẹ̀ ìjọ lè máa gba gbogbo ọmọ tó bá wá bẹ́ẹ̀ ni kọ́dọ̀ dà <laughs> ẹbí òun ní ọkọ̀ wọn àbí ṣe bí ọkọ̀ àwọn ọmọ tí wọ́n wọ́n akọ́ nǹkan lọ́dọ̀ wọn ni ń bí àfáà ni ọ̀dà ọ̀dà ẹ má jẹ́ ká sí nǹkan míì gbọ́ ń pàwà láàkọ́ ọmọ <laughs> àwa láàsì ní ta fẹ́ kọ́ kọ́dà rún táwà ń fẹ́nu táà tí rí bẹ bá wo ọ̀pọ̀lọpọ̀ léèwé táwọn ń dálẹ̀ lónìí àwọn ọmọ tiwa ló kún bẹ́ kọ́dà bẹ fún wọn scholarship ń bí tiwa wọ́n wà yọ wọn dán bá padà gbọ́ pé ọmọ kan bẹ ní ilé mùsùlùmí kan kọ́dà wọn ní ọmọ sanwó àwọn ìjọ wọn sì dáwójọ wọn lọ fi sí ilé ìwé mi torí náà bẹ́nìkan bá tún pé ìwọ̀n ọ̀dá ọ̀rọ̀kọ̀rọ̀ ni o bàbá rí ẹni tí èsẹ mùsùlùmí tó mọ́ ma wá lè ìwé mùsùlùmí oore ni o àwà láàkọ ní tí ọdá níbẹ̀ ìrìn tó burú bí ẹlẹ́yìn kọ́dọ̀ dá torí pé bàbá wo bí mo ti wí ọ̀pọ̀lọpọ̀ lè ìwé tí wọ́n àwọn ọmọ tí wá ló kún bẹ́ àṣírí wọn yọkú ọlọ́run ọ̀sánú finally náà ẹ ti pa kíní hùn náà béèrè mi ni pé kí ni ìdájọ́ ìmá kọ́yàn ní alkùrán kí a máa gba ajírù lérí rẹ̀ kọmọ gbówó bẹ́ẹ̀ni kọmọ gbówó àbí kí ni gègé iye owó tí ó lè máa gbà bóyá kọ́dúrò ń bẹ fún àbí ẹ̀tì inú lè gbówó nù pé àbí ó ní pé iye tí èèyàn lè máa gbà tí ó ṣe àrọ́ màbó ní iye kan tí èèyàn lè gbà tí ó kọjá là bákan náà ni pé ṣé ní àwùjọ afẹ́kẹ́kọ̀ọ́ àárí àfà tó jẹ́ àfà súnnà ṣe yẹn lè máa kẹ́kọ̀ọ́ ìlátọ́dọ̀ ẹni tí yẹn rí pé irú ẹ̀kọ́ wo ẹ̀kọ́ bí ilmù ṣẹ̀ríyà náà ni pé tó jẹ́ ẹ̀kọ́ ẹ̀sìn pé ṣe yẹn lè máa lọ sọ́dọ̀ ẹni tí yẹn rí pé kùjẹ̀kùjẹ́ sì kù ní hmm. <laughs> eh, àfà lákọ̀ọ́kọ́ wọ́n ní ìjẹyàn lè máa kọ́yàn ní alkùránì káfíkún àbádìífẹ́ ànábí àbí ma ẹ̀sìn lápapọ̀ kíyàn ó tún ma wá ṣe kíní kọ ma gba owó ọ̀rọ̀ tó ti pẹ́ ni táwọn onímọ̀ ti yanjú rẹ̀ tí wọ́n ti sàlàyé rẹ̀ pé èyí tó dáa jù òun ni kíyàn ọmọ gbowó kó retí tọ́lọ́run ó kíní tọ́lọ́run fún un inú tó dáa tí èyàn máa pún ọba lọ́dọ̀ ọlọ́run òun ni kọ́kọ́ yàn ní al-Qur'an al-Karim àtẹ̀kọ́ ìsìn generally wọn lànàbì fi ní khairukum man ta'allama al-Qur'ana wa 'allamahu a máa ń jẹ́ kí èyàn wá gbowó ìwọ̀ ni kèése wọ̀ àmọ́ òǹkọ́ ló ṣe kíni òǹkọ́ lọ dáa jù ni pàtàkì jùlọ àwọn àlfáà ni in tó bá ṣe pé ní àwá ní èyàn tí ó kọ́yàn ní ti torí pélé yóò ní ẹ̀mí ah, ọ̀ráyé o ń lọ ọ̀nà ẹ̀jẹ́ mi ẹ̀yìn náà jókọ ẹmọ káwọn ọmọ pé a ah, ẹ̀rakùn ń lọ ọjà ilé yóò lóhun ń lóko ta ní ọwà kọ́ àwọn ọmọ ń kígbà ah, wọn yà ní orí náà ní àà èyí wọn a wà ṣètò pé ọ̀dá ẹ̀yẹn mọ́ lọ ọjà ẹ̀yẹn mọ́ lọ ṣiṣẹ́ ìjọba èlò lẹ́ẹ̀mọ̀ gbà tí ẹ̀yìn náà mọ̀ fi ráyè jókòó kọ́dà bàbá rẹ̀ tó lè ṣe bẹ́ẹ̀ ládúgbò tí ò ní jẹ pá sẹ́sẹ̀ máa béèrè owó lọ́wọ́ àwọn ọmọ ọ̀dá pé ní àwà láwò pé ní àfá ìlò lẹ́mọ̀ gbà ẹ̀kàn máa pàwọn èèyàn nítorí tọ́lọ́un lówó tó tówó tí ó tọ́ àfá àtàfà náà ní máa wò ta ọ̀dà ọ̀sáàfà kan tọ́ta kò ọmọ sọ̀rọ̀ ọlọ́run ọmọ sewáàsí máa pàwọn èèyàn láì ní gba ọbọ̀ òun lọ dájú léyìí tí ọ̀pẹ́ púpọ̀ jù nínú àwọn alfáà tí ààrẹ kọ ńláńlá kọ́ lọ́dọ̀ wọn tó pọ̀ sheikhuna muhammad ibn sọ́ọ̀lì ibn uthaymin rahmatullahi alayhi rahmatan wasan alọ́mọ́sàbá sàlékùn kẹ fún bàbá ibn uthaymin asànfàní lára wọn púpọ̀ asin tó ń se bàbá ibn uthaymin nígbà tí wọ́n kú he was an associate professor ní faculty sharia jami'a qasim jami'a qasim nísìn wọ́n ń pè ní jami'a imamu faro al-qasim ń gbàyìn òṣìṣẹ́ yunifásitì tí ń kọ́yàn sharia ni bàbá associate professor ni wọ́n wọ́n fi sáláìsì wọ́n sì ń gba sálárì lórí pé wọ́n ń kọ́ àwọn èèyàn ní tewu díẹ̀ ni bàbá máa múnú sálárì wọ́n ní káwọn ọmọ sátọ́jú ìyókù káwọn ọmọ tọ́jú káwọn nígbà tí owó ń pọ̀ díẹ̀ wọ́n pè kan náà àwọn ọmọ kéwú lẹ́yìn pé wọ́n kọ́ yunifásitì bàbá tún wá nílé kéwú lọ́tọ̀ ní masalasi àwọn èèyàn wá láti Cairo Morocco tí wọ́n wá ń kéwú lọ́dọ̀ wọn pé ìwọ́n mọ̀ ń pa nǹkan lóhun mọ̀ ń pa rẹ̀ ọ̀dà ìwọ́n bá wa dáwó yìí sí bísínẹ́sì kí ni wọ́n ta ń gbà náà wọ́n ta gold wọ́n ra gold wọ́n ta gold ó di pé ṣọ́ọ̀pù kan di ṣọ́ọ̀pù méjì látàrí owó táwọn ọmọ kéwù yìí fi ń bá báwọn ọmọ kéwù gidi ti rínú wọ́n dó tààfà tọkàntọkàn gbogbo tí yóò fi rọ àfà lọ́rùn wọ́n bá ṣe é pé a kàn máa wá fi mú fínlẹ̀ àfà kí lásán bàbá ibn Thaymeen àṣí wọ́n ń sọ kan ni nígbà tí wọ́n rí pé ṣọ́ọ̀pù yìí ti jù kan lọ àkọ́dọ̀ ti jù méjì lọ bàbá fúnra wọn ni wọ́n ní wọ́n kọ lẹ́tà sí yunifásitì pé alhamdulillah ẹ stọ́pù sálárì tèmi ni wọ́n stọ́pù sálárì ah èsẹ fẹ́ resign ní wọ́n láwọn resign <laughs> àwọn sì wà ní yunifásitì àwọn ma kọyàn lọ́nà àmówó táwọn ń gbà tẹ́lẹ̀ àwọn ọ̀lágbára ẹni káwọn ọ̀pá àwọn owó àwọn náà ní fámílì àwọn ní bùkátà àwọn tí wá ìnvẹ́sì owó yìí ó ti tó àwọn ẹjẹ àti àwọn fámílì kí làwọn mọ́ gbówó sí àwọn ọ̀fẹ́ gbà tẹ́lẹ̀ náà àpẹẹrẹ ìdí ó jìnnànú bàbá kú nísìn kò tí ìjú bí ọdún mélòó lọ kẹtógójì ọdún around 1420 1421 bàbá bí nọ́sẹ̀ mẹ́ni kú kẹtógún ọdún gan àbí torí 1439 láwàá yìí tàbá ń sọ́rọ̀ àwọn sọ̀hábé tàbá ń sọ́rọ̀ àwọn tàbí àwọn tí ó tún dínà nú torí náà kọ̀ láì fí o mẹ́yàn bá nídi rẹ̀ kó ségíní ọgbà owó àmọ́bẹ̀yàn bá wá tó tí ò lè gbà mọ́ èyàn lọ dà bilmọ̀ná sábà ó sí tí mo ní mọ́ wà lánàá ẹnìkan béèrè pé ọdá sí èyàn lè máa bílì àwọn èyàn pé afẹ́ abáyín sọ̀rọ̀ ọlọ́ ẹ̀kọ́ lọ dẹ́pọ́sìtì 50,000 náà èyí wọ̀n dá o a ń ta àsọ̀rọ̀ ọlọ́run di kíni arọ́bọ̀l hayati àdúnìyà èyí wọ̀n dá agbọ́dọ̀ rẹ agbọ́dọ̀ rẹ kíwà agbọ́dọ̀ rẹ ọlọ́run lẹ̀ débi pé gbígbà tó lórin ń pé ẹlọ fi ẹbá ìkalẹ̀ láwà sọ èyí wọ̀n dá mo wí mo fi kún lánàá ẹnìkan complain fún mi rí pé wọ́n pè ń wà àfátàbà pé wọ́n àṣí tẹ̀sì mọ́ èlò ni ó gbé dé ìlú tí ó ti se wá àṣí tí ó gbé bọ̀ ẹ̀yìn náà wáyìn fún èéṣe wọ̀ káàfọ́ gbàrú èyíun mọ̀rọ̀pọ̀ ti yé èyí wọ́n bẹ̀rẹ̀ lánàá ká fi kún ìdá bẹ̀rẹ̀ iná àmọ́ ẹ̀kọ́ lọ mú yẹ báyìí wá náà ẹnìkan tẹ̀ ń gbà ájìmú ìkílẹ̀ nìkan tún wí lánàá náà ìmọ̀ ó ní wọ́n tẹ̀ tó gbangba mínà wọ̀ tó ní wá àbúnitọ̀ jìbìtì tó jìbìtì tó wọ bẹ̀rù àti <laughs> ní final nù ṣe bèèrè yìí kẹyọ kan ilẹ̀ kẹta ok ipe bẹ́yàn ọba ti ẹ̀wà gba owó ẹ̀ǹjẹ́ yìí kan tọ́bá ipóhun ní ọ sọ pé yẹ báyìí ní ma gbà ẹ̀yìn oh, náà láti sọ ohun kùránì èsè tíyàn ta ẹnu tí ó tó bùkátà rẹ̀ nìkan gbà ẹ̀kíyàn ọmọ romi rẹ̀ yẹ̀ fún lórí pé a mọ̀ kọyàn kùránì ni ọmọ wá wo èlò ní àfisẹ̀ foundation lé ọlọ́run mọyàn wá lọ́nà rọrùn èyí tó dá gẹ́gẹ́ bí bàbá bí nóṣe mẹ́ni ti ṣe yìí ma gba èyí tí ó tó bùkátà rẹ̀ tí ó tó ọ tí ó táwọn ọmọ tí ó táwọn ìyàwó rẹ̀ níwọ̀n bá tọmọlúàbí èyí ní káàfọ́ ọgbà bilmuna sábà sì rọ ẹ̀yìn tí ọlọ́run bùkún náà inú bí tí yà ti ń jẹ àfáàjù nílẹ̀ yóò báyìí ọ̀dá akùsíbẹ̀ ń púpọ̀ ogboro àwọn bèèrè bá ilẹ̀ yóò bá náà lẹ́jì máa gbọ́ kọ́dà bí yàn bá dókẹ ọ̀yá nílẹ̀ haúsá ń bẹ̀rún àwọn àfò nídìí àwọn olówó máa bẹ àfáà ní pé ẹ̀dàkùn àti kọ́lé kéúkalẹ̀ kọ́nà àti kọbi tẹ́ mọ́ gbé àwá lọ́rẹ̀ nù wọn tí a mọ̀ pé ká tó kò ní yunifásitì ní wọ́n ti kọ́ lè kí ń lákalẹ̀ fún wọ́n ti kọbi tí ọmọ gbé pé ẹ̀sá mọ̀ wá kọ́yàn kí ń náà ní gbogbo tẹ́ bá ní ìdíkọ́rà na 5,000 sínú envelope gbogbo àwọn ìlú tàà ń wí àwọn Mẹ́kà àwọn Mẹdínà báwọn olówó wọn ti rí náà nù àwọn gbà pé ní ẹ̀yìn àfáà yìí kéwù ti nílẹ̀ ìbẹ́ fi wà àlìjánná àwófò owó wọ àlìjánná ẹ̀yẹn mọ́ tún náwó mọ́ wọn ìgbà káàfó tún máa náwó Nàìjíríà ilẹ̀ méjì rí káàfó <laughs> àbùkù gbáà ni wàláì ọlọ́run ó tún wá sí ok sáàlì kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ń bídíà láàláà àìkọ́kọ́ ẹ̀sìn lọ́dọ̀ ẹni tí ó jọ ń bídíà ọ̀kanná àwọn àgbà sálàfù ní inna hadhal ilma dínà falyanzur ahadukum amman ya àkúrú dínàhù ẹ̀sìn ọ̀rọ̀ kéwú tàwí kèé sọ̀rọ̀ kéwú ayé kéwú kíní kéwú ẹ̀sìn ẹgbò ẹ̀dọ́ ẹni tẹ́ẹ̀tì gbà kíni tààtì tẹ́ẹ̀tì gbà ẹ̀sìn yìí ẹnu àdánwò tí ń bẹ láyé lónìí ni pé gbogbo èèyàn lẹ́lòmí ìsọdọ̀ ń bí díà èyí ń lèyàn kan wà kí á fún mẹ́jẹ wọn kó bọ́ tó wulẹ̀ ní rí kéwú kẹkẹké àmẹ́ni tó ipé ní àmà ló ń bí díà òun náà sì gbà pé ìdí bí díà òun ajari wọ́n ló ń bí díà ní ibùn ajárì náà tọ́rá wọn rí kó se tàwílù sífẹ́ ẹyọ kan àwọn mí ń kó náà bo náwáwí <laughs> àwọn ìwọ̀n nìkan se o wọn هذا والله أعلم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمع.